gbogbo ẹni tó bá pọ̀ ẹ̀sìn rẹ̀ mọ́kàndá òsìn lọ́wọ́ pé gbogbo tó ṣe òsìn tó lọ́wọ́ eléyìí tá ń pè ní al-ikhlas wala takunu liman ashraka billah irúpẹ̀ ṣíṣe yíò ní tọ́ sí ẹnìkan tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn ni pé tó sì nǹkan míì àbópe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba wa haqiqatuhu أن الله سبحانه هو الذي يتفضل على أهل الإخلاص فيكفر لهم بواسطة دعاء من أذن له أن يشفع انت الشفاء، الشفاعة òun ni kí ọlọ́run fúnra rẹ̀ ọ yọ̀nda gẹ́gẹ́ bá ti wí ní jẹjọ yàtàfà dọ́lú àlá ahlil ikhlas ọlọ́wọ́ yọ̀nda fáwọn tó rí pé ah, àwọn ilé yóò mú nǹkan mí pọ̀ mọ́ ẹ̀sìn tọ́lọ́wọ́ ọba náà ni wọ́n ń se wọ́n ní ìkìláàsù nú ẹ̀sìn wọn bọ́lọ̀n bá fẹ́ ó lè yọ̀nda fẹ́ ni ọba wù nú wọn pé sì pẹ̀ pẹ̀lú báyìí

ọlọ́run gbọ́dọ̀ yọ̀nda fẹ́ ni tí ó pòun fẹ́ sí pẹ̀ẹ̀yàn mandalẹ́dì yashfa'u indahu illa bi idnihi bọ́bá wá yọ̀nda fún ẹnìkan pé kó sí pẹ̀ ẹnìkan òun náà gbọ́dọ̀ wá sí pẹ̀ ni tọ́lọ̀n bá ní òun yọnu sí ọlọ́run ò sì ní ni àfikó pé fi ṣáfíì مشفوع له فالشفاعة التي نفاها القرآن ما كان فيها شرك ولهذا أثبت الشفاعة بإذنه في مواضع bàbá wo áyà tí a ké ní jẹjọ níbi tí àbí bọ́yá ní bí ìjẹ̀dógún àbí jù bẹ́ẹ̀ lọ níbi tọ́lọ̀ ti sàlàyé fún wa pé gbogbo ń tèyàn lè gbẹ́sẹ̀ lé tí ó fi máa ṣe ń tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ nǹkankan nù mẹ́rin ni bọ́bá rí kankan mẹ́ àkọ́kọ́ ni kó se pòun òun náà ní nǹkankan nù sánmà àti ilẹ̀ àbí kó se pòun àtọ́lọ́njọ ní nǹkankan nù sánmà àti ilẹ̀ àbí kó se pé ní ọlọ́run nídi rẹ̀ ń pè pé wá ràn lọ́wọ́ ńgbà tọ́lọ́run bá ni pé àbí kó sì jẹni tí ó lè sì pẹ̀ẹ̀yàn wájú ọlọ́run ọlọ́run wá ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yóò sí ìtumọ̀ ń tàà fà ń pè wá sí bí ní pé ká mọ́ sàsì gbọ́ rẹ̀ pé ọlọ́run ní ò sí ṣàfáà ìtumọ̀ ṣàfáà tọ́lọ ní ò sí ń bẹ̀rún má káànà fíhá fíhá ṣerìkún àwọn òsà wọ̀nyí à ń sìn wọn léyò kọrìbú ná ìlàlọ́hì zulfa àwọn ohun ó sùn wà mọ́lọ́un ìyẹn ni pé gbogbo òran pẹ̀tẹ́yàn ọba se kò gbọ́dọ̀ lẹ́bọ nú gbogbo ẹbọ kò gbọ́dọ̀ ní kíní kò gbọ́dọ̀ lẹ́bọ nú kọ́dà bí yẹn bá tanra rẹ̀ náà tó ní àwọn àlìjànú ya ń pè wọ́n bá àṣìpẹ́ wa lọ́dọ̀ ọlọ́run náà ni kí lè pè àlìjànú àbí kọ́kọ́ pè bó ti pè kíní idan hadhihi shafa'atu fiha shirkun irú ìran ẹ̀pẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ó ó ti lẹ́bọnú fàhádì híyà ṣàfáà almanfiya àmákàmà wà gbọ́yé pé ọlọ́ni ò sípẹ́ ẹnìkan ò ní sípẹ́ ẹnìkan asibata ṣàfáàta bí iznihi fi mawadi'a ọlọ́run wá fi rinlẹ̀ kìí sọ́nà kan kìí sọ́nà méjì aka fúnra wá ń bí pé oríṣi ọ̀nà méje òun ni ṣàfáà tọ́lọ́run faramọ́ tí ó ṣẹlẹ̀ alayhi wa sallam inú àwọn ará ṣàfá alkiyama yìí ọ̀mí ń bẹ́ tó ipá nẹ́bì nìkan ló ní ẹ̀dá ọlọ́run kankan ò ní bá kẹgbẹ́ ń bẹ́ ẹ̀kò ní bá ní ń bẹ́ gẹ́gẹ́ bí kíni kàṣàfá àti al'uzma annabi ó sì pẹ́ pé kọ́lọ̀n tí ẹ̀ dájọ́ láàrin àwọ̀ ẹ̀dá annabi nìkan ló ní sallallahu alaihi wasallam irú ṣàfá annabi náà lè ammihi àbí tọ́ọ̀lìbẹ̀ ìpẹ̀ta annabi ó se fẹ́ gbọ́n bàbá rẹ̀ àbú tọ́ọ̀lìbì náà annabi nìkan ló ní sallallahu alaihi wasallam ìyẹn ni kẹlùmí ọmọ a máa tán rẹ̀ pé báyábà nẹ́bí ó ti sì pẹ́ ń kù tí ẹ̀ nígbò ipá àfáà lòun náà ó sì jogún ànẹ́bí òun náà ó sì pẹ́ àhà kò rí bẹ́ ànẹ́bí nìkan sọ̀lọ̀lọ́hùn àríhì wọ̀sẹ́lẹ́m lọ́lọ́run fún lélẹ̀ yìí ni wọ̀kọ́d báyẹn nàbí yìí òní tọ́sẹ́ nìkan àyàfẹ́ tó bá jẹ́ oní tawhid ẹni tó mọ́ ọlọ́run lọ́kan tí ń sin ọlọ́run ọba nìkan wal ikhlas tí ń sin se gbogbo tí ń bá ń ṣe nítorí tọ́lọ́run kò sí ń torí èyàn kò sí ń torí Sheikh Muhammad ibn Abdul Wahab, rahimahullah bí wọ́n bá parí báàbù kọ̀ọ̀kan wọ́n wà fún wa ní sọ́márì kílà gbọ́ nínú tọ́lọ̀ yìí kàfí rántí al'ula alákọ̀ọ́kọ́ tafsirul ayat a gbọ́ ìtumọ̀ gbogbo àwọn ayà alkùránì tí wọ́n kó ti nọ báàbù yìí lẹ́ìtà àmọ̀rú ìran ìpẹ̀ síse tọ́lọ̀ ní òsí òun ni máa fi ha ṣirikùn gbogbo ìran pẹ̀ tọ́ bá ti lẹ́bọnú tíyàn ọba ti one way of the order tí ó ti pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tíyàn bá ń wulẹ̀ ń tan rẹ̀ lókù èyí wọn ò sí nú pẹ̀ síse tọ́lọ̀ ń faramọ́ Ah, ah. tó ń kálukú bá ti ṣe náà ni ọ bá lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ò ní ṣe tó ń tí ọ bá lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ò ní ṣe kíní kò ní ṣe tó ń tí ọ bá ní ọdọ̀ ọlọ́run nínú ran ṣàfáà kí n tún ran ilé tí òun ni ṣàfáà àwọn tí ọlọ́run ọyọ̀ ń dá pé kí wọ́n ó sì pẹ̀ wọn lè rọ́fún ìdàràjá ti him fíljanna kìí sí pé wọn wà lìjanna àmọ́ bí wọ́n wà yìí ọlọ́run dákùn bá ń gbé ipò wọn ga sí nínú àlìjánná náwùn mẹ́nà ṣàfàà sẹ́rí pé wọ́n jẹjú tí wọ́n se lọ kọ́dà àwọn míì wá ń bẹ tó burú jù bá ń lọ kọ́wùmún ìstáwùjẹ́bú dùkúlà ànà iṣẹ́ ọwọ́ wọn gbé wọn wọná mẹ́wọ́n bá wọn sẹ́rẹ̀ wọn tí wọ́n sì wọn kíni iṣẹ́ ẹbú wọn iṣẹ́ ẹbú wọn jù iṣẹ́ rí ara àwọn tàà nẹ́bí ó sì pẹ̀ náà bẹ̀rún àwọn yíò sallallahu alayhi wasallam torí náà inú usulu madhabi ahlus sunna òun ni kíyàn ọmọ sí nẹ́fíù shafa'a mutlaqan àfikọ́ sọ pé ìran shafa'a méjì ni ọlọ́run ní ò sí shafa'a kan ó sì ní shafa'a kan bẹ ni ò sí ma tí ẹbọ ìpe nǹkan míì ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run wá fi rinlẹ̀ látorí ahá annabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn míì min anwa'i ash-shafa'a shafa'atun fi dunya wa shafa'atun fi al-akhirah kódà láyé ń bí àti sàlàyé fúnra wa shafa'a náà ní kọ tẹ̀lé èèyàn lọ ìyàwó òun shafa'a náà ṣàfáà náà ni kíyàn fẹ́ wáṣẹ́ pé ẹdákùn rẹ̀kọ́mẹ́ndì mi hádí mẹ́nà ṣàfáà tí mò bá ha gbogbo ẹ̀ lọ́dá ilé tí ọ̀dá aláyé òun ni àṣàfáà tó fi haddin min hududilla òun ni pé ah, a àti wá gbọ́ lámẹ́yìn lọ́jà lè yíwọ̀n gbọ́rọ̀ gẹ́rù rẹ̀ lọ́wọ́ ah, ah. èwọ̀lélẹ́yìn gbogbo kọ́dẹ̀ nìkan ọ̀gbọ́dọ̀ pé lo gbogbo owó ọ̀hún ẹwà gbà ìgbà elólógbé 1 million ọdá ẹgbà 2 million kọ̀ bá mú gẹ wọn dáṣẹ̀ rí ọlọ́run fún àwá lélé yìí náà ká má sì gbọ́ ìjẹ́lé yìí túnmọ̀ pé yẹn bẹ̀bẹ̀ bí yẹn bá dáràn kàlà òní mọ́ fún agbẹ̀rẹ̀ fún yí pé láyà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ẹni tó se gíní tó fowó rẹ̀ rọ ìgbèrí ọmọ kan sì dé ó sì yọ ń gbò ó sùn lọ wọ́n sì wo wọ́n rí pówó tó mú yìí ó tó ń tí wọ́n gé èyàn lọ́wọ́ sí ibi tí bàbá ìsì fi sí yìí ó ti tọ́jú rẹ̀ tó torínú mẹ́jẹ̀mú ìjà olè jíjà nù sẹ̀ríànù kò ìpé ń tẹ́ léèyàn gbé ó gbé minkini min herzihi min herzi ibi àtọ́jú rẹ̀ sí àmìyàn wá dáwó rẹ̀ sí jẹ́ pé bí tí wọ́n máa tọ́jú owó sí lọ sí gíní lọ́tọ́jú ẹ̀sì ní kúkúrú gbogbo mẹ́jẹ̀mù yí pé nínú tí arákùnrin yìí ṣe wọ́n wá ní kan mú lọ́dọ̀ adájọ́ tàládájọ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi sì dájọ́ sẹ̀ríà fún bàbá yìí fún rẹ̀ náà ni wọ́n gbá kò lé tó bá hùn ìyẹn ni pé kọ́dà ìwọ tí wọ́n gbé lówó lágbàmọ́ kí wọ́n gbá ẹbówò mi náà ni ọ̀dà mọ́yọ̀ndẹ́ annabi fi ofi lílẹ̀ ìjọ náà pé allah qabla an ta'tu ilayya ó ṣe yọ̀ndẹ̀ wọn tó mú dé wájú mi kọ́ ìdàkan ńláńlá nínú ìdájọ́ nù sẹ̀ríà gbogbo ẹjọ́ tó bá ti dé wájú adájọ́ agbára àwọ́ tó gbẹ́jọ́ lọ bẹ̀ ọ̀ká mọ́ bẹba fẹ́ fẹsẹ̀ létọ̀ ẹ fẹsẹ̀ létọ̀ kó tó dé gíní àmọ́ká mọ́ sí gbọ́ pé wọ́n léyìn fẹsẹ̀ létọ̀ wọ́n lè ṣe ṣàfáà pẹ́tọ́ ẹ̀yọ̀ǹda rẹ̀ bóyá kò yí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkàn wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe léyìí ohun kẹ tó déwájú ta ní kò sí nǹkankan tó ṣe kódè yàn gbà ládábọ́ bá ṣe rú ẹ̀ ni gbogbo ọ̀nà tẹ́yìn ó fi pé ẹ̀fí ilẹ̀ ìyẹn yọ̀ǹda rẹ̀ ọdẹ wá gbowó ọba múnú torí náà gbogbo eléyìí ní fi ń yé wa pé ìran ṣàfáà tó dáa ká mọ̀ ìmà láyé àbítàlìkìyàmà ìran ṣàfá tí ó sì dá náà láyé kàmà ètí ọ̀dá lálìkìyàmà náà kàmà inú tí mo sọ fún wa ní gbàta ṣàlàyé ànúwà òṣàfá ní pé inú masala tó tuntun o ni pé kíyàn ọgbà owó alòójọ́rátú alá alàṣàfà ìjọ́lẹ̀tọ̀ kíyàn ó ní a ń tẹ̀lé ìlọ̀bí ẹni tẹ̀lé ìlọ yóò àmọ́yé báyìí ní ọ̀nà yìí ìjọba mú bẹ́ẹ̀ ìyẹn ní sàfán àti kíni tayénu àbítọ̀run tayénu ìjọba mú bẹ́ẹ̀ torí àwátà bá sí ń bẹ́ àti sàlàyé ń jọna kọ bá mú inú tèyàn máa se bismillah jẹ́ lọ́bọ̀ bá wọn sọ ọ̀pọ̀ àwọn ọgbà mo fẹ́ wà nǹkankan lọ́dọ̀ wọn bóyá bí wọ́n bá rí wọ́n respect yìí dìde ń torí tọ́lọ́n ọgbàládá hádà huwa al'aslu fi ṣàfàá àmọ́ masala tuntun tó sẹ̀sẹ̀ dé tí ò sínú tíra tẹ́lẹ̀ òun ni pé ṣàfàá tọ́dàpọ̀ mọ́kíní tọ́dàpọ̀ mọ́kíní bísnẹ́sì àwọn ṣàfàá kan dàpọ̀ mọ́ bísnẹ́sì lónìí tó pé ẹnìkan ní access síbi tí owó ti jáde àmọ́ ò lè ṣe kíní òun ò lè ṣe iṣẹ́ yìí bọ́bá rẹkọmẹ́ndì ẹnìkan fún wọn kí ló ṣe ní ẹ́n ṣàfáà náà nù ìjóhun náà lè wá gbá ọmọ̀pówó ní wọ́n náà rí mẹ́ owó làbí pé náà àbíbẹ̀ kí o bá mọ́ rí eléyìn náà àwọn àlfáà àwọn àlfáà ò ní fíkíwù káworú ran in tí wọ́n pèèyàn sí irú ṣàfáà yìí àkọ́kọ́ ni pé sírun tí wọ́n máa sábà se ni ní orú àwọn èèyàn ìgbà irú ẹlẹ́ ilẹ̀ iná sí wọ́n lẹ́tún wá pé ó wá ipe tó ipé ní orú ní pé ń kálukú náà mọ̀ pé ti ṣe báhùn ẹ̀yìn náà gbọ́dọ̀ nínú bọ́bítù tí wọ́n fi kalẹ̀ ní pé áwò hálì ṣàfáàtù wajibatun alayhi àṣáàfẹ́ ẹni tó fẹ́ tẹ̀lé èyàn lọ yìí ǹjẹ́ lọ́nà kan àbí mi dandan ni kó ṣe rú ṣàfáà yìí bọ́ bá jẹ́ dandan ni kí là ń pè dandan ayé fi ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà lọ́nà ah, ọmọ ṣẹ́tọ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá àbọ́kàwé ń lè wé àbókéwú ń lè kéwú wọ́n wá fẹ́ gbà sí iṣẹ́ àbí wọ́n fẹ́ fún níṣẹ́ àbí wọ́n fẹ́ gbé kọ́ntrakì fún wọ́n ní a ah, ibi ò ti ń bọ̀ ipé wọn sọ pé báyìí ni ò ti rí hadhihi shafa'a ni fẹ́ni tí ọkọ̀ ní kéwú bọ́bá ìpọ̀ èèyàn dáadáa ni kọ́ sọ pé èyàn dáadáa ni àì gbowó ń rù yíò hádìí ṣàfáàtún wàjìbà torí náà bọ́bí tùbí láwọn alfáà fi kalẹ̀ pé àmọ́ ìtí èsẹ pé wájìbù ní fún ah, bọ́bá lóhun ó gbowó mẹ́ púpọ̀ náà àwọn alfáà wọn ní kò sí kíni kò sí nkankan àmọ́ ìtọ́ bá jẹ́ mínà ṣàfáàtì wàjìbà ti àlẹ́yìí yẹ́hùrùmọ̀ àlẹ́yìí àn yá àkúdà òjòrà yẹ́hùrùmọ̀ àlẹ́yìí àn yá àkúdà òjòrà irú àpẹẹrẹ tí mo wáyìí àbápẹ̀ẹ̀rẹ̀ míì náà ta bá wọn tàrígá àdẹ́dẹ́ ní ẹgbọ́dọ̀ sí kìíní ó níwọ̀ kẹsẹ̀ kìíní tó láàṣẹ̀ ẹgbọ́dọ̀ sí yíò láì béèrè owó torí náà bó ti jẹ́ ní àwọn ìran ṣàfá fi dúníyà wá fil inú ta kọ́lẹ̀kọ́ nù báàbù yìí ni pé àdé ṣàfá àkánbẹ̀ta ń pẹ ní ṣàfá ńláńlá òun lè tọ́lọ̀ ń tọ́jú kalẹ̀ fún ta ní annabuwa muhammad sallallahu alaihi wasallam kanara wa létí ń bẹ̀ nìna annabi ti sàsọ́ọ́lẹ̀ o kọmọ bá wa lógigi annabi lẹni tọ́ bá fẹ́ jèrè ṣàfá àkúgbọ́rọ̀ yìí tọ́ bá fẹ́ jèrè ṣàfá àwọn generally kílà nẹ́bì ní a máa ti síwájú wà ba'athu maqaman mahmuda anẹ́bì ní a máa tọrọ maqamu mahmudu fún mi kí ni maqamu mahmud ash-shafa'atu al-kubra wa hiya al-maqamu al-mahmud torí náà dákùn tí ọba máa dúà ní lọ́ọ̀kọ́ májẹ̀mú ni bí wọ́n bá ti pẹ̀rún tán allahumma rabba hadhihi ad-da'wati at-tammah والصلاة القائمة هات محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته ẹ̀tì ra wọn kankan tẹ́yìn máa lẹ̀ máa tẹ́mì òwú ní sí ohun kẹ́yìn ọlọ̀ yọkó <laughs> àríbẹ̀ẹ̀kọ́ àhà inú alẹ̀mẹ́ ni wà dára játá àrọ̀fíà kò sí ń bẹ̀wò èyàn ọlọ́ ṣe gíní kọlọ̀ yọ́ ìnáka látò kìlífú kò sí ń bẹ̀ o èyàn ọlọ́ ṣe gíní kọlọ̀ yọ́ bó ti mọ́nà nínú súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam torí náà ẹ dákun láàrin ìjọ kan ìjọ méjì èyàn ọkọ̀ yọ ọmọ àǹfààní ńláńlá tí yọ jẹ́ ń ẹni tí wọ́n wọ́n sẹ́ rẹ̀ àti iṣẹ́ ẹbú rẹ̀ wò iṣẹ́ ẹbú rẹ̀ iná lọ ẹ̀kọ́ lọ anábi ó sì pẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam anábi sílẹ̀ tó bá ń fẹ́rọ àwọn pẹ̀ báyìí kóhun náà máa ti rú kíní máa ti rú nǹkan báyìí sí abẹ́ni tí ó tó sáàlì jẹ́nà kékeré náà tí pẹ̀ sí sí anábi ó se kíní tí ó rẹ̀ sí lẹ́bù rẹ̀ láàlì jẹ́nà gbogbo wa la ní ìdí rẹ̀ torí náà eh, bó ti máa nìkẹ́yìn ó gbìyànjú kọ́kọ́ ká sì yọ gbogbo àwọn àlẹ̀mọ́ àlẹ̀mọ́ bídí àlélẹ́yìn ọ̀dá gbogbo tí ànàbí ọ̀bá wí ká mọ́ wí sí lẹ́nu sallallahu alayhi wa sallam al-khamisa sifatu ma yaf'aluhu inú tí ọlọ́run ti jẹ́ ká nábi ọmọ sallallahu alaihi wasallam òun ni pé ash-shafa'atul kubra al-maqamu al-mahmud ta lọ́lọ́run tọ́jú ẹ̀ kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam kọba annabi lógigi annabi ti ma látàyé ń bí sallallahu alaihi wasallam síbẹ̀ òun ọ̀wá ní rìláì lórí pé ebémìnà wọn ní ebémìnà wọn tọ́jú ẹ̀ fún ọlọ́ndàkùn yọ̀ǹda wọn ara àdábú àdùnà àdábú àdùnà ibi àwọn àfáà ti yọ́nù pé bíyàn ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlẹ́kọ̀ọ́ ara ẹ̀kọ́ rẹ̀ ni pé yin ọlọ́run kìí dúpẹ́ fún ṣáájú kò tó pé Allahumma òun là nẹ́bí ó se lọ́jọ́ gbẹ́ndẹ̀ alìkìyàmà kọ́dà bá nẹ́bí ti mọ̀ pòun náà ni olúwa tọ́jú àṣàfá àkúbọ́rọ́ fún ànẹ́bí ló wọ́n wà lọ forí kanlẹ̀ ẹ̀ndà àrùsì wọ́n lọ forí kanlẹ̀ níbi àlàárà sí ọlọ́run nígbà tó pẹ́ ànẹ́bí ní fún ìgbà tó sé kíní nígbà tó pẹ́ òun kó wọn ó gbé orí ìhun dìde mẹ́ ni ó padà sọ pé ẹrùfà ọlọ́run ni ó sókè wọ̀sẹ́l tọ̀ọ̀tọ̀ wọ́ṣfà tó ṣàfà wọ́n a máa bèèrè ń tọba fẹ́ nísìn áfún ma sì pẹ́ ń tọba fẹ́ se nípẹ̀ nísìn àgbà ìpẹ̀rẹ̀ ẹ̀dàkùn eléyìí ẹ̀kọ́ ni gbogbo ìgbà ní pé nǹkan yóò bá lógìgì ó ti mọ̀ pọ́lọ́run ó fún sọ́lọ̀lọ́hùn àríwọ̀sẹ́lẹ̀m àmọ́ síbẹ̀ náà ẹwẹ̀ kọ́ ńláńlá tí annabi kọ wa kíyàn ó sáfọ̀mọ́ fọ́lọ́run kó kì í gbogbo tíyàn bá ma tíyàn fi yin ọlọ́run ọba ọ̀dá inú àdáàbù náà àwọn ẹ̀kọ́ àdúànù kọ́dọ̀ ó tún wáyé láyé annabi sallallahu arákùnrin kakawọ ilé ìdíkan jújù báhùn náà sì ní Allahumma Allahumma torí náà ọlọ́njẹ́ kí kọlọ̀mọ́ gbàdúwà wa àmọ́káwà náà ṣọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ tèyàn ti síwájú kò tó di pé àtọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run man asàádùn náà sí bíhà àríkanú báàbù iná pé ta ni ó jèrè jù ta ni ó soríire jù nípa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó sì wá nù hadithu Abi Hurairah òun lẹni tí ó pé ní qala la ilaha illallahu khalisan min qalbi la ilaha ń bẹ láhán ń sì ń bẹ níbo ń bẹ lọ́kàn rẹ̀ as-sabi'a annaha la liman ashraka ìyẹn ni pé gbogbo ń tàà ń wí yìí àtàwọn tí ó yẹ wọ́n wọná tọ́lọ́wọ́n wà pé ká nẹ́bí ó sì gbẹ wọn wọ́n jáde àtẹni ó se pé ní ibi iṣẹ́ rẹ̀ gbé dé ọlọ́run ní kí wọ́n ó fi kún ipò rẹ̀ mẹ́jẹ̀mú rẹ̀ ní pé mẹ́fẹ́ bọkọ́rọ̀ rẹ̀ o gbogbo disqualify ara rẹ̀ gbogbo ọ̀ràn ṣàfáà tá ń kàkalẹ̀ yìí látàkúnù liman aṣọ́rọ̀kà billah ilé iná tó kẹ́yìn òfin mọ̀ pé bíyàn ọbẹ̀ àti ẹ̀torí nǹkan méjì nà sẹ́bọ kó bá yàn lálìkìyàmọ́ ara kó bá tí ṣíríkò ó se fún yàn ni pé kọ́dà bí ọba tọ́ sí kí wọ́n ó sì pẹ̀rẹ̀ ẹnu pọ́ sẹ́bọ ni kò ní jẹ́ káyẹ ọ wà láti sì pẹ̀rẹ̀ ní alìkìyàmọ́ ọlọ́nkọ́sọ́mí àtẹ̀yìn bí ẹbọ àti kékeré ibẹ̀ àti ńlá bẹ̀ bayanu hakikọtiha inú ta kọ́lẹ́kọ̀ ní báàbù tó lọ iná òun ni pé kí tí ẹ̀ ní ń jẹ́ ṣàfá àgbọn èwo ni ọlọ́run faramá èwo sì ni olúwo fi aramá báàbù kọ́wùlélàhì tààlà ọ̀rọ̀ nípa báàbù mìíní nípa ọ̀rọ̀ ọlọ́run tó ní man ahbabta walakin وهو أعلم بالمهتدي Aya yìí inú àwọn aya tí ó yẹ kéèyàn farabalẹ̀ ó fi gbọ́yé dáadáa yóò jẹ kéèyàn gbàgbọ́yé irú Ìsìlámù wọ́la nẹ́bì gbé wa sallallahu alayhi tàbí man ahbabta o lè fọ̀nà mẹ́ni ọba wọ ọ̀ ìwà nẹ́bì la tàbí man ahbabta o lè fọ̀nà mọ́ ẹni tó bá wù ọ́ ẹni tó fẹ́ràn ahbabta walakin allaha yahdi man yasha ọlọ́run ní fọ̀nà mẹ́ni tí ọba fẹ́ wa huwa a'lamu bil muhtadin ọlọ́run yìí náà ló sì nímọ̀ jùlọ gbogbo ẹni ọmọ́nà òun lọ́mẹni ọmọ́nà òun lọ́mẹni ọsọ̀lúwà áàdámú belmọ̀ jàdì ayà yí àwọn alfáà sáré máa fi gbọ́n bá ti kéro ayà báyìí fún àwọn sáré kéèkèjì tó ń gbà tí yàn wà lọ kánú alkùránì tí ó wà dàrú mọ́ lójú níbi ayà míì kí lolúwa ń bẹ̀ wà ìnnàkàlà táàdìí ìlà sọ̀rọ̀tún mustaqim ìnáka ìnáka ìnáka látàdì wà ìnáka látàdì láàrin yìí méjèèjì bó ti jọra wọn ni wọ́dà lọ́pọ̀sìtì ní ọ̀ mo ti wá fẹ́ tí mi yìí gbọ́ tẹ́lómí kùránì kọ́dẹ̀lómí nǹka rédíò látàdí wà ináka látàdí náà ni ọ ma ká pàtàkì jùlọ bá ti dípá ń fa ohun lóhun olúwa ní látàdí òun gbégé ni wà ináka látàdí à ìlàsìrọ́ ti mustaki àfikọ́lọ̀wọ̀n ọmọ pẹ́ ni yóò gbèrò tí ń wí wà ilẹ̀ yíò nìkan lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run torí burúkú ni kí lólúwá wí ń bí ní pé ìnáka látàrí lápẹ ẹwòkéwú láàmù tó ní àléfì láàmù kéjì ẹnu kí ni ò sí ń bí ohun kò sí álìfù ń bẹ àìsí álìfù ń bẹ ohun náà ni ó jẹ́ ọyàtọ̀ báwọn bá wá kà ká mọ́ pé yìn kọ́ọ̀kẹ́ kìí sọ̀rọ̀ kọ́ọ̀kẹ́ ọ̀rọ̀ ń tọ́lọ́bọ́lọ́ ti sọ alkùránì kalẹ̀ ni èyàn gbọ́dọ̀ pé ibi tọ́lọ́ ti ní látàdí kọ̀gbọ́dọ̀ pé látàdí ibi ó sì ti ní látàádí kọgbọ́rọ̀ pé gíní látàádí níbi olúwa ní ìwà nẹ́bí ò lè fọ̀nà mẹ́ni ó wọ̀ níbi ayàtọ̀un olúwa ní láàmbẹ̀un dájúdájú àfihànlẹ̀ pé ìwà nẹ́bí fọ̀nà mẹ́yàn ni ó lè fọ̀nà mọ́ ẹni ọ̀fẹ́ níbòmí gbogbo tíwà nẹ́bí bá wí òun mẹ́yàn ni àwọn alfáà ni li'anna al-hidayata hidayata li'anna al-hidayata hidayata ni gbogbo ẹn tí ń ṣe wá sí gbogbo ẹn tí ń pèyàn sójú ọ̀nà tọ́lọ́un àwọn alfáà ní tí ń jẹ́ hidaya ìfinimọ̀nà oríṣi méjì ni ọ̀kan ni wọ́n ní ò ní kejì mọ́ sì ṣe wàhálà mọ́wulẹ̀ ṣe wàhálà kọjẹ́ èyí tó ṣe gíní èyí tó níhùn annabi gan lọ́lọ́run wí fún yìí kí là annabi ní kí ni ò ní sallallahu alaihi wasallam wọ́n ní hidayatul qabul hidayatut tawfiqi wal qabul annabi ò ní yìí lọ́wọ́ sallallahu alaihi wasallam òun lolúwa fi ní láàtà ìyẹn ni pé ìdá ẹjẹ́ bẹ̀rẹ̀ ń bi ta lákọ̀ọ́kọ́ báyé mẹ́bàbí aula ẹni tí ọ̀tọ́ ànẹ́bí ọlọ́run èjì wọn náà nínú òun ni ìmọ̀nà ká péèyàn ká se wá sí ká tọ́ sọ́nà ìdáyàtò dàlálátí wàlìkìrìṣà àmọ́dáyà ẹlẹ́ẹ̀kejì àtàufíìk wàlìkọbùl kọ́ wá gbà kọ́ mẹ́nà èyí wọ́n sí lọ́wọ́ yẹn àmọ́ lédè lárúbáwá ìdáyà lélẹ́yìí ìdáyà ni eléyìí náà lọ́lúwà fi dájọ́ ọ̀rọ̀ kanẹ́bì sallallahu alaihi wasallam pé innaka latahdi ay hidayatu dalalati wal irshad ìwà nẹ́bì gbogbo ń tọ́ bá ní káwọn èèyàn ó ṣe ọ̀nà mà ní ò ní sí àwọn èèyàn ò ní sọ wọn nù innaka latahdi kí wọ́n ó se ń tí òun wí fún wọn pé ọ dá ọlọ́run fẹ́kẹ́ ṣe yìí kò sí lọ́wọ́ tí ẹ walakinna Allaha yahdi man yasha ẹ̀dàkùn láàrin yìí ọ̀pọ̀lọpọ̀ à ń pè àwọn èèyàn sójú ọ̀nà àtọ́lọ́run lónìí àìfúra sírù nǹkan yìí ìmọ̀ dáwà láàlẹ́ lápẹjúwe kí má pẹjúwe kan tí ọ pẹ̀wà padà mọ́sálásí masjidun maru yìí náà ni imamu àwọn kan wá complain fún mi lọ́dún kan pé àwọn na àfá alamọ́ imú kí ló dé pé ó ti wí lórí mẹ́mbà rí pé káwọn má tò ní wájú imamu má páwọn onírun <laughs> àwọn sì tó gbọ́ páwọn onírun àwọn tó mẹ́ta wọn ọwà wà ìwà ń dà ní àwọn ọrùn wà ń ṣe kìí ẹgbọ́mìí nígbà àfáà bá wá di pé tí è sálásẹ̀ ẹmọ́ tò sí àyímọ́ o wọ́n sì lọ tò síbẹ̀ àwa ń da ẹni wọn nù àwa ń ka ọwá di pé wọ́n yọ ẹ̀sẹ́ ẹlákùntà ń lẹ̀bi àfáà lọ lẹ̀bi ọyẹ ká mọ̀ hajjù òǹkàlùkú aláṣẹ mùsùlùmí ló lè pé ẹ̀ka ẹ̀nìyàn àmẹ́ntọ́ bá jẹ́ pé hìdáyà tó dàlálá tí wà lè ìrìṣàdì tí ẹ̀ ọ̀ta yọ pé gbogbo tèyàn fi dẹ́rù bàyàn níwà sí òní kẹyìn ó se ẹ̀rí bá ti tayọ eléyìn ẹmẹ́jáwà náà tayọ ọbẹ̀ máa ẹmẹ́jà ṣe gíní ẹmẹ́jà àṣejùnú innaka la tahdi man ahbabta walakin allaha yahdi man yasha wa innaka la tahdi ila siratin mustaqim wa nabi afinimana ni o ọlọ́run fi rin ilẹ̀ bẹ́ la tahdi afinimana ni wa nabi sallallahu alaihi wasallam nukto kejì ń bi aya yìí àwọn nínú tí a yí sàfíèsí náà ni pé almahabba kíyàn ó nífẹ̀ẹ́ èyàn fásọ̀tán lèlkàfìr lèlkàfìr kíyàn ó nífẹ̀ẹ́ gíní kíyàn ó nífẹ̀ẹ́ tani kèfèrí òun náà pín sí mélòó ó pín sí méjì kìí sí gbogbo ẹni tó fẹ́ràn kèfèrí láàsọ pé ní kò sí alwàláhù pé à wọ́n fẹ́ràn Mr. John oríbẹ́ kí ló lé tí ò fi ríbẹ́ inú ayá ilá àwọn àfá àti mọ̀ wọn lóluwá obìnrin ilẹ̀ pé ànẹ́bí fẹ́ràn tani ọfẹ́ràn tani man àhàbábútà ìnẹ́kà látàdí man àhàbábútà tààlà ànẹ́bí fẹ́ràn àbútọ́líbì yí mùsùlùmí ní àbíkẹfẹ̀rí kánà káàfẹ́ràn wà كافر أما الأحبه لكفره al'ahabbahu lè kó fúrí hí ibi tí yàtọ̀ ń bẹ̀rẹ̀ ǹjẹ́ tí ó fẹ́ràn rẹ̀ sí ni pé á ah! pọ́dà bí wọ́n bá ń lo agbó kíní wọn báyìí èyàn ó sì tún wọ́n rí ká ah! wọ́n mọ̀ lú ǹjẹ́ yìí là nẹ́bí fẹ́ràn sí àbí á ah! kọ́dà ǹjọ́ tán bá ń sọdún egun gbogbo ẹni tí ń bá ń fẹ́ràn èyàn torí irú kọ́dọ̀ ó lè sọ di kèfèrí kíyàn ọmọ fẹ́rẹ̀ ẹni tí ń ṣe tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ nítorí tí ń ṣe a máa síbáàbù factors ní ilé wà tí ó jẹ́ ó ṣe gíní tí ó jọ fẹ́rẹ̀ kí ló dẹ́ta nẹ́bì fẹ́ràn àbútọ́ líbi torí pé láti kékeré rẹ̀ òun lọ gba ànẹ́bì tọ́ gbogbo tíyàn ṣe bí bàbá òun ló ṣe gíní ànẹ́bì ó fẹ́ràn rẹ̀ naturally yóò ṣe gíní yóò fẹ́ràn rẹ̀ olúwa yọ̀nda kéyàn fẹ́yàwó min ahli alkita ọyọ̀nda gbébẹ̀yàn bá lè fẹ́yàwó tí è sẹlẹ́bọ tó jẹ́ min ahali alkita ẹnìkan jẹ́ jù àbọ́jẹ́ kíni àbọ́jẹ́ christian tọ̀ ẹnìkan fẹ́ yóò níyàwó kọ́ mẹ́fẹ́ràn rẹ̀ yóò fẹ́ràn rẹ̀ tẹ́rí gbogbo orú àwọn àfẹ́ báyìí èyí wọn tako kíni alwàláú pẹ̀lú òdí ayà yìí pé man àbábítà ẹni tí wà nẹ́bì fẹ́ràn ò lè ṣe gíní ò lè fọ̀nàmá àmẹ́rí kí n tuntun wí gbogbo òfẹ́ tí ń bá ti ń ṣe pé ní nítorí tẹ́ni yìí ń ṣe tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́hun gan ní ń táàfin fẹ́rẹ̀ èyàn rọra ò èyí ni ó léwu o ó lè kó bá kíní ó lè kó bá ìmá níyàwó òun làwọn alfa wọn fi máa pé hunalika farqun bayna al-muwalati wat-tawalli hunalika farqun bayna al-muwalati wa at-tawalli níbi àyà yìí ni wọ́n ti mú àtàwọn àyàtù mi bọ̀tí ń ta fẹ́ fi ní pé pàtàkì jù lọ́nà àwùjọ táwà ń gbé ń bí ẹlòmíì bàbá tó bí kèfèrí ni ìyá tó bí kèfèrí ni láwọn ìlú míì ní fámílì kan náà ẹ̀gbọ́n lè jọ jẹ́bá kan tábúrò jẹ́bá míì èyí wọn ò pé in tí ma wà láàrin lẹ́gbọ́n sábúrò láàrin ọmọ síyà kẹ́yìn ó pé ìsìlámù ọ̀fẹ́ kódò lè jẹ́ pé yíò lọ́lọ́wọ́ padà wá fi jẹ́ kẹ́mi wọn rọ̀ sí pé àti ah, èyí mọ̀ tó yàtọ̀ ah, ẹ̀sìn yọ pàwápọ̀ ìgbọ́dọ̀ mọ́ sí ẹ̀tọ́ mi ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni ọ́ ẹ̀yin lẹ bí mi àmọ́fẹ́ yẹ ọgbọ́dọ̀ débi gíní ọgbọ́dọ̀ débi ń tọ́ bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n ń sìn lágbójú ẹnu tọ́ kọ́mọ̀ jù ẹnìkan ọgbọ́dọ̀ wá wà ń fámílì tóhun ti lọ tọ́wá lóhun fẹ́ sí ìyàwó ọmọ òun ilé ìjọsìn àwọn ni wọ́n ti dà wọ́n pọ̀ di mímọ́ kéèyàn náà wá lọ ọlọ́ civil ọlọ́ díjú èyí o lè gbé imani kó lára àyàn o ìfẹ́ ọ̀gbọ́dọ̀ dé kíní ọ̀gbọ́dọ̀ débẹ̀ o àmì ma sọ fáwọn èèyàn pé kọ́dà ro eléyìí ọ̀sọ̀ fún ah, bá dé ẹgbí fún mi o kí wá sí náà wá kíyìn ẹkú kò sí nkankan kọ́dọ̀ lè jẹ́ náà àwọn àwà dáadáa tí wọ́n fi rí kíní tí wọ́n fi rí beauty islamu lára rẹ̀ báwọn ọmọ̀nà ẹlòmíì tí yẹn observe yín o lè mọ̀nà yà sí bẹ́sí yí ti kọ́ yí ní o ti kọ́ wà lọ àfíká se nǹkan ní gíní níwọ̀n tún níwọ̀n sí a gbọ́dọ̀ sí ìtọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ èyí tọ́lọ̀un bá wá gbà láyé àgbọ́dọ̀ tara débi pé ká pé kọ̀ sáyé rẹ̀ ìnagàlá àtàdí man àbábta wà nábi fẹ́ràn àbútọ́líbi àmọ́ ò lè ṣe kíni ò lè fọ̀nà mọ́ fúnra rẹ̀ walakinna Allaha yahdi man yasha ọlọ́run ní fọ́nà ma ẹni tó bá wù wa huwa a'lamu bí bil muhtadi ọlọ́run yí ló sì ma ju gbogbo ẹni ó ṣe kíni gbogbo ẹni tí ọmọnà wa fi sahihi musayyibi nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ta gbà wá látọ̀dọ̀ ta ní ibn al-musayyibi hmm? sa'id na sa'idun ibn al-musayyibi au ibn al-musayyabi hmm? fáwà tulabul ilmi huwa ibn al-musayyabi au ibn musayyibi ibn musayyibi wala al-musayyabi na'am méjèèjì lẹ́bà nù tíra àwọn alfáà lè tó pọ̀jù nù tíra àwọn ará iraq wọn ni musayyab tajiduna hum yaqulun sa'idu ibnu ibn al-musayyab àmá àwọn ahlul hijaz mbìtí sa'idi ti wá gan kí làwọn máa kọ sa'idu ibn al-musayyibi ọwọ́dà bí pé látojú ayé àfáà ńláńlá torí ẹ̀ ló fi wà lápọ̀ọ́lẹ̀ pé nínú tí wọ́n gbà lápọ̀ọ́lẹ̀ tí alfa aláńlá sàídì múrù sáìmọ̀ wí ni pé sayyaba allahu man sayyaba abi sayyaba allahu man sayyaba abi ajẹ́gbóhun náà faramọ́ pé musayyibu ni bàbá àwọn èése gíní musayyabidan huwa sa'idu ibnu al-musayyib nínú àwọn tíra mi ẹ̀bà pé sa'idu ibnu al-musayyabi ọ̀hàn pòun náà gbọ́ lọ fi wúrun tó wí pé sayyaballahu man sayyaba abi sa'id ibn al-musayyib rahimahullah inú àwọn àgbà tabi'i ni kò bá annabi láyé sallallahu alaihi wasallam bàbá rẹ̀ musayyabu yìí ni sahabi annabi sallallahu alaihi a lè pé òun ni nínú àwọn àfá o òun lọ ga àwọn tábì yẹn nípa àwọn tó kéwú lọ́dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam kódà ìdí rẹ̀ láwọn alfa aládìífì fi olómi hadith wọ́n ní gbogbo tí ń jẹ́ almarasil ìyàn jámù kíni mursal hadithun mursal kí hadithun mursal òun ni tí a kàn rí tábì yìí táàrẹ lómi ìmọ́ta kọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam ayé kò sí gini kò sí sọ̀hábí ń bí ìsinádù hadithi min anwa'i alhadithi dọ̀ì min anwa'i alhadithi abdọ̀ì inú àwọn ará hadithi tí ó lẹ́sẹ̀ ń lẹ́lò náà orígun kan ní ó ti sé gini wọ́n wá sọ pé ìlà marasí kìbárì tàbí'in kàsàídì ibn al-musayyib àyàfi àwọn marasílù àwọn àgbà tàbí yìí kan gẹ́gẹ́ bí Sa'idu ibn al-Musayyib torí pé wọ́n rí pé ní àwọn súnmọ́ ahadi annabi sallallahu alaihi wasallam pé filgalibi àwọn òní wọ́n gbọ́dọ̀ gbọ́ lọ́dọ̀ sọ̀hábé kan ni for one reason or the other bóyá kọ̀kan mention sọ̀hábé wọ́n a máa ṣe sitnawu marasilu kibari at-tabi'in wa bi dhat Sa'idi ibn al-Musayyibi rahimahullahu ta'ala láàfin ma kíma alfáà ńláńlá ìsáyẹ́dù mìírànlù musáyìbì ní ọwà lára àwọn alfáà méje tí wọ́n ń pè ní kíni alfókọ̀háhú asábà ẹwà àwọn alfáà ta padà mọ̀ lónìí imamu abu hanifa imamu maliki alimamu shafi'i walimamu ahmad bin hanbal gbogbo wọn kò sí tábì inú wọn kò sí kíni kò sí tábì nínú wọn Abu Hanifa ní khilafu wà pé la'allahu laqiya ba'da as-sahaba walakinahu mukhtalafun fi torí náà wọ́n a máa tọ Abu Hanifa náà sí gíní min atba'i at-tabi'i inú àwọn tó dé lẹ́yìn àwọn tábì but àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ìmáàmù méje kan sáájú àwọn ìmáàmù mẹ́rin láyé àwọn tàbí nígbàtí ọ̀sá àwọn sọ̀hábà ma àwọn tí wọ́n gbà pé á ah, bọ́rọ̀ bá dọ́rọ̀ fíkíwù ká gbàgbọ́ yé kí lọ́lọ́run wí rahmatullahi aléhìm àti dákọ̀ wọn rí ń bí ìbọ̀tẹ́ tó bá tún fẹ́ kọ́ kalẹ̀ الفقهاء السبعة سعيد ابن المسيب رحمه الله وعروة ابن الزبير عروة ابن الزبير وعبيد الله ابن عبد الله ابن عتبة ابن مسعود عبيد الله ابن عبد الله ابن عتبة ابن مسعود ودي ملو متى وخارجة Eh, ibn zaidin ibn thabitin zaidu bin thabiti sahabi àgbà na ara àwọn ọmọ tolo ní kó bí ọ̀kan nu wọn be nu àwọn alfuqahau asaba wọ́n ma pè ní kíni kharija ọkùnrin ni o tora ti wí repeatedly mi pé gbogbo ojú omi ni pé ó kọ tani ọkọ ewele ni sin kí ló kọ rẹ̀ kharija ibn zaidin ibn thabit ó di mẹ́rin àbí ẹlẹ́ẹ̀kàrún alkọ́símù ibn muhammadin ibn abubakar sidi ọmọ ọmọ abubakar sidi káàlẹ̀ min alfuqaha'i asaba alkọ́sím ibn muhammadin ibn abubakar siddiq ó di mélòó márùn wa abubakar ibn abdurrahman al-makhzumi abubakar ibn abdurrahman al-maksumi ó di mélòó ó di mẹ́fà tààlá ti dákọ ẹran mhm mhm Urwa bin Zubair naam Ubaydillah bin Utba bin Mas'ud naam wọ́n di mẹ́ta Qarija bin Zaid bin Thabit radiyallahu an abi naam Al-Qasim ibn Muhammad ibn Abi Bakr as-Siddiq abu bakrin ibn abdurrahman al-makhzumi wa suleiman ibn yasar wa suleimanu ibn ibn yasar rahimahumullahu ta'ala ọlọ́n kọ mọ́sá kẹ gbogbo wọn àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní alfuqaha'u as-sab'a àwọn alfáà kó kọ wọn jọ ìsọmárì sínú ẹsẹ̀ orin méjì kan bẹ bá lè sọ yóò jẹ mọ́ rántí idha qila man fil ilmi sab'atu abhuri روايتهم عن العلم ليست بخارجة فقل هم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة إذا قيل من في العلم سبعة أبحر روايتهم عن العلم ليست بخارجة فقل هم عبيد الله أي عبيد الله بن مسعود ابن عتبة بن مسعود وقل هم عبيد الله عروة qasimun sa'idun abubakarin suleimanu kharija ọlọ́kọmọ́sá akẹgbogbo wọn gbogbo àwọn eléyìí ni ọlọ́run fi ṣàánú wa láti mọ̀ kí lọ́lọ́run wí gan ìsì ni annabuwa muhammad sallallahu alaihi wasallam wí ká sọ ta ń tọrọ bá dọ̀rọ̀ fíkíù ká gbọ́ ẹ̀sìn yé bó ti yẹ ká gbọ́ yé gan lẹ́yìn tí wọ́n lára wọn والإمام الشافعي والإمام أحمد بن, محمد بن حنبل رحمه الله تعالى عن ابن المسيب عن أبي سعيد بن المسيب يقبع رواية يوالا تودو باباري تاني باباري المسيب المسيب نالوك باباري قال لما حضرت تاتني صحابني ni musayibu yìí ló lamma hadarat aba talibin alwafat injo tí abu talibi fẹ́ kú se mo pe ni ọ̀rọ̀ bá sojú ẹ̀ ni ó lè wí yun al musayyib baba al imam sa'id kana sahabiyan na àwọn sahabi annabi ni ó sojú ẹ̀ pé injo tí abu talibi ó kú ja'ahu rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run annabi abdullahi ibn abi umayya wa abu jahali ngbàtí ọba ọba abu jahali lọ́dọ̀ ẹ̀ ó sì bá ta ni abdullahi ibn ṣéèkì fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńláńlá nù ìtàn yìí ni o ó sì bá ta ni lọ́dọ̀ ẹ̀ abdullahi ibn abi umayya radiyallahu anhu ibn umayya padà gba ìsìlámù jẹ́ o faqala lahu annabi wa ń sọ fún abu tọ́líbìn jọ yá àmì káwọn underline bẹ̀rún náà kọ́rà bí èyàn jẹ́ kéfèrí tó bá jẹ́ bàbá àyàn kọ́ bàbá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kí lọ bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni o bàbá jọ ń bí díà ń kọ́ ìbá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni kéfèrí burú ju oníbídí àlọ́ àbútọ́ líbi ń jọ yìí kí ni kéfèrí ni òun kó sì bí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ àmẹ́gbọ́n lọ́jẹ́ àbábúrò lọ́jẹ́ fún bàbá ẹ̀wùn gbàtà nẹ́bí ọ àdírẹ́sì rẹ̀ kí ló wí ya àmì my uncle èyí wọ́n yọ pé ọmọ àbúrò mi ni ọ̀yọ́ kú mọ̀rọ̀kọ́ tí yé torúgbà àwọn nǹkan wọ̀nyí ifac ló jẹ́ kí wọ́n sọ súnà ló kọ tí è jẹ́ àwọn mínú tó máa parọ kọ́dà ń tẹ́ẹ̀sí wọ́n wà lẹ́yìn sí ẹ̀ra mílìkì ẹ̀ra mílìkì náà bọ́ ti wà kan wọ́n fi kún un ya ammi ah, bàbá nígbàtíyàn pé ẹ̀gbọ́n bàbá yàn àbúrò bàbá yàn qul la ilaha illallah ah, ẹ̀sọ la ilaha illallah ẹ̀sọ kíni la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah bẹ́ẹ̀ bá ti wí kálímà yìí nìkan ìtúnmẹ́ ní pé ń bí ẹwà yìí ń rò pẹ́rùn kan bà yín láyé mọ́ níbi ẹwà yìí rò pé rọmọdánà kan báyìí ma àmọ́bẹ̀ bá ti ẹ̀ ti wílá ìlàhà ìlàlọ́ in fi báyìí wáwí jàre lọ́dọ̀ ọlọ́n fakọ́ọ̀lá aláhù àbújá àlìwà mẹ́ abdullahi ibn ibn abi umayya náà bẹ̀mẹ̀ àwọn méjèèjì bá ní àtẹ́rùgabù ó kò lórí ojú ọ̀nà bàbá rẹ̀ <laughs> bàbá àti àbútọ́líbì ní gíní àbùmọ̀tọ́lì láàrin yìí káórí ilé ìtẹ̀ mọ́ta kàtán lé àìpẹ́ man qala la ilaha illallahu khalisan kul la ilaha illallah ǹjẹ́ ta nẹ́bí wíńjọ́ yìí ni pé ẹsá wí kọ́dàbí ò sí gíní kọ́dàbí ọ̀dọ́ kan yìí kọ́dà bújáàlì gbọ́yé bá bújáàlì ti jẹ́ kébìrí tó ọmọ pé ń dáà nẹ́bí ń wí fún èé sọ́rọ̀ pé ẹkà wí ní fún wá ń tètè rán létí pé àtẹ́rùgẹ́bú àmìláti àbdà ẹ̀mọ̀ pa ọ̀nà yìí tí mú òun ni ṣe kọ́ padà ṣe kù mọ́mọ́dún wọ́n mú bàárà ká wọ́n ní àà sí ọ mùsùlùmí tàbí jáàlì gbàgbòye láìláìláìláwùjọ àpàdà kéwú débẹ̀ nígbà mùsùlùmí ọ̀bá mọ̀ tí ń jẹ́ kúl láìláha ìlọ̀lọ̀ tábò jálì fi mọ̀ pé ọ̀rọ̀ láìláha orí ahán nìkan kí ọmọ èyí ń wí ìyẹn ni pé pa gbogbo ránranrun ti àtẹ́rùgabù án mìlájì àpẹẹ̀lẹ̀ ọ̀fẹ́ kò lójú ọ̀nà nufá bẹ́ẹ̀ kí lànẹ́bí wí kúl wí la ilaha illallah àmọ́ta ní ń bá sọ̀rọ̀ lárúbáwá ó ti gbọ́ yé pé la ilaha illallah ọtayọ kíni ọtayọ àgbà kan wí fún wọn ní torí náà gbogbo ẹni ọba jòkó tí a kan wí lẹ́nu ni kò wúlò kọ́dà àbújáàlì mọ̀ bẹ́ẹ̀ wàílá àwọn àbújáàlì náà bá wí la ilaha illallah ọba pé wọ́n gbà ẹbá kan wí ní tákùnmọ́ jọ sí ìtàǹsí lọ òun lọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń wí ìyáka na àbúdùwá ìyáka nẹ́sà inú àìmẹ́yẹ ìgbà lórí ìrun lónìí ọba ìsún ti kúrò lórí ìrun táun náà opposite ìyáka na àbúdùwá ìyáka nẹ́sà inú ní tún lọ sí ọlọ́nkọ́ mẹ́jẹ́ kàbújálẹ̀ ọgbẹ́sìn yé jù wá lọ àmẹ́ àwọn alfáà máa pàkíyèsí wá mẹ́láti toróhun ti mọ̀ pé ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ akàn wí lórí ahán lásán kọ́ fa'ada aléhì nàbíyù sallallahu aléhì wasallam fa'ada àádá aléhì fa'ada àádá aléhì fa'ada ẹ̀kọ́ ńláńlá tó nù mẹ́jì oṣù ọ àdẹ́bìrí pàbújá lè wítí ẹ̀bọ́ bá dákẹ́ àádá àdẹ́bì ó tó sé pé bàbá sẹ́gbọ́n tí mo wí <laughs> báwọn náà bá sì ti rí pé ànábì wí kí láwọn náà ó tún ṣe àádà àtẹ́rẹ́gbẹ̀bù àán bí wọ́n ti ń se nù tẹ́mì fi se tánjọ́ bọ́lọ́run òun lẹ́ẹ̀fì rí pé kí lọ fàkáànà áàfẹ́rù àwọ́ fàkáànà áàfẹ́rà gbogbo náà lọ bá mú títítítítítí èyí tó jáde kẹ́yìn lẹ́nu àbútọ́ líbì ní pé bal huwa ala millati Abdul Muttalib wọ̀jín ta fẹ́ ló ń bí ní pé béèyàn bá pèyàn sójú ọ̀nà tọ́lọ́run àìjọ rẹ̀ yàn à ní pé bá ti wí fún wọn tẹ́lẹ̀ gbogbo bá opportunity tún wí lọ́nà míì approach míì wọ́n lẹ́kọ́ yẹn ń bẹnu tàrí kàmbí àádá àádá bá náà yíwá tí wọ́n wí tí wọ́n tẹ́ ànẹ́bí ó sún súnmọ́ bàbá yìí pé ẹgbọ́n tí ń wí àwọn náà sì mọ́ táwọn fẹ́ àjíìfù pé wọ́mọ̀ yìí ọ̀dá wí ti ẹ̀tán káwà náà tún súnmọ́ àádá àádá ọlọ́nkọ́ sọ wá ń bí ọ̀rẹ́ tí ó kò bá yàn torí pé tí ìbá ipé bọ́lọ̀ ti fẹ́ tọ́bá ipé kò sí àbú jahali àti abdullahi ibn àbí umayya níbẹ̀ ń jọ ó súnmọ́ pẹ̀lú ìfẹ́ tí ànẹ́bì ní sí àbútọ́líbi àti fẹ́ta àbútọ́líbi náà ní sí ànẹ́bì sọ̀rọ̀sọ̀lọ̀ ó súnmọ́ báyà kọ̀ bá gbà àmọ́ gbogbo nǹkan pẹ̀lú kádàrà ọlọ́run àmáwọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kílẹ̀kọ́ tá kọ́ ń bẹ̀ ní pé alábárìn tí ó bá kó báyàn kẹ́yìn ó tètè yẹ́ wọ́n kó bá bù tọ́ líbì láì wọ́n kó bá torí pé gbogbo bá nẹ́bì ti gbìyànjú tó ńgbàtí ò ti lè wí la ilaha illallah ọ̀hún ọlọ́run náà ìsàlábòsí ọlọ́run ní wo pé ńgbà tó wá jẹ́ gan bàbá àbọ́já búrò bàbá annabi sallallahu alaihi wasallam láfi nígbà tí àbúrò Abu Talib padà bí annabi lẹ́yìn gbà tábù Talib kú tàlàbúrò rẹ̀ yìí al-Abbas ah, wa Abu Talib ọ̀rán tí kò ṣe nǹkan báyìí fún ọ̀rán tí kò fún ta ní pàdánàbí sọ̀lọ̀sọ̀lọ̀ àǹfàní wo ló ṣe fún ó ti bí náà alìnàfà àtàhú fi ṣe ìjẹ́ ó rí nkankan ṣe fún ànábì ní náà náà a máa ń fàní tí ń ṣe fún ọ̀ràn kí láǹfàní tá nábi ló ń ṣe fún àti kàmbí náà ó wọ̀ fi iná ò ní ju kíni ò ní ju kíni wọ́n ń pè kókósẹ̀ tí ẹ̀ lọ bí ẹsẹ̀ tí ẹ̀ ní ọmọ tí ọba jẹ́ tèmi ni iná ọba mú òun náà dárú bí ó ti mú àwọn míì ni àmọ́ síbẹ̀ náà iná tí ń bẹ lẹ́sẹ̀ yọ́gílí mínìha dìmáàgù kọ́dà yọ́ ma fílì ẹnu ọpọlọ rẹ̀ ọlọ́mọ́sẹ̀wà lọ́mọ náà orí náà ọjọ́ ti lọ illallah Abu Talib kọjálẹ̀ la ilaha illallah torí náà àwọn ẹ̀kọ́ pọ̀nù ayayi àti ìtàn tí àpá sọ fún wa yìí ọlọ́kọ́ masà jò wúlò fún wa hádà السلام السلام a bèèrè yìí bọ́bá ìpèlú tí a ti ń lò fún ọlọ́run kọ́dà bí ọlọ́pàá bá gba bíráìbù tó jùyànlẹ̀ ọlọ́run ò jùyànlẹ̀ o àwọn alfáà sì ti sàlàyé ẹ̀ wọ́n a máa pé ìdájọ́ méjì ní ń bẹ wọ́n a ní kíni ẹkùnmún ẹ́ díyà níyì ìdájọ́ kan bẹ ìdájọ́ ẹ̀sìn ni dáa fúnra rẹ̀ ìgbùnmẹ̀ ní pé dájọ́ fúnra rẹ̀ wà hukumun mọ̀ pàrọ adájọ́ yọ ọ̀mà ọmọ ń tọ́ sẹlẹ̀ lè ṣe kíni lè dá báyìí èyí wọn yọ ókùnmù kíni ókùnmù dìyà ní kò lọ́rùn ẹ inú sẹ̀ríà inú àpèjúwe tó kílẹ̀ anú fíkíù ni pé èyàn lọ èyàn kọ̀yàwó rẹ̀ ó wí ní tẹ́yàn fi mọ̀ pé <laughs> òun jí ṣe kíni òun jẹ kọ̀yàwó ẹ̀ nígbàtí ó sì sójú ẹnìkan wọ́n sì ìyàwó ní àwọn ah, ti wí báyìí pá wọ́n yọ̀nda wọ́n sì déwájú adájọ́ eh, ní ẹgbà àfáà kílẹ̀ wí yàáyìn wí kí ló ní mo wí in wí adájọ́ ò ní tí èmà nígbàtí ò wí lójú ẹnìkan ọ̀rọ̀ ìyàwó yìí nìkan nígbà tó náà sì di tọ́rà fún àlegbọ̀rọ̀ tí ẹnìkan káwá pé àbìtọkọtọ́ sọ̀rọ̀ gàwó adájọ́ gbogbo circumstances ó ní ah, èyí tọ́ hàn ní pé ìyá ẹ máa lọ ẹ̀kọ́ra yín hukumukinu kọ̀dọ̀ iyun okùnkini diyani gbogbo ọjọ́ tọ́ bá ń súnmọ́ obìnrin ni o ń se zìná ó sì mọ̀ bẹ́ ìdájọ́ tẹ̀sìnú ẹnìkan rí o ẹnìkan ò rí nítorí náà ní kúkúrú bèèrè tààfà bèèrè iṣẹ́ pàtàkì ya àti abọ́lọ́wọ́ ọ̀jọba tayé òpé èèyàn sí kíní ọbọ́lọ́wọ́ ọlọ́run ẹ̀rí lórí eléyìí bí àwọn àlfáà ti mú pé hukumu kọ̀dọ́ yàtọ̀ fún dìyà ní hadith umme ni rọ́bí allahu ta'ala anu ọmọ sálámà lánàbí wà nínú ilé ìjọ kan ọwá gbọ́ta àwọn oníjà méjì kan kójà bọ́ ẹ̀pá ànàbí náà ládájọ́ wọn kójà wà bá ànàbí sọ̀lọ̀sọ̀lọ̀ tọ́ ẹnikẹ́ni ro ojú ọtí ẹ̀ akùdì bẹ̀yìnàkùnmá aláàáhù mímá ní tí mẹ́ dájọ́ ní tí mọ gbọ́ yìí àmọ́ sí ṣe pàánàbì tí ń wí náà nù láàlá àhàdàkùn bọ́yẹ́ nìkan nú ẹnu tí ẹ mú ọmọ yìí ọgbà lọ́yà ni mo fi rò pé òun lọ jàre ànẹ́bì tí ń bá gbé ààrẹ fún tọ́mà póhun póhun jẹ́ ànẹ́bì kẹta àtúndì gígé kan nù náà mo gé fún òní àmọ́ kí làwọn afáàfẹ́ lò ń bẹ̀yẹn ni pé kọ́dà anẹ́bì sùlọ́sọ́lọ́m anẹ́bì ní gílè mẹ́rẹ̀ dájọ́ gbàgbọ́ nígbẹ̀ bá ti rojọ́ yín kalẹ̀ mi ò ní tí ń fi mọ̀ pé <laughs> ìwọ́lọ jẹ̀bi alánáhàwí mímọ́ asìmà eléyìí ni gbogbo adájọ́ wà lórí ẹ̀ ni pé adájọ́ lẹ́bi competent

lọ ní adájọ́ ni adájọ́ tayé ni adájọ́ sẹ̀ríà ni ìwọ mọ̀lẹ́mì ara rẹ̀ ẹ́ in bá jẹ́ ti ẹnìkan ni ó sé kíní ọ̀nà ọgbà kọ́dà bọ́ bá padà lẹ́yìn tó lọ gbé nǹkan ní nǹkan fún pé wọ́n lè mi mo ní lóòtọ́ àmọ́ ẹ̀mí <laughs> kí mo ní èyí òun ló pé ló ah, kọlọ̀ owó kí lọ́lọ́n lẹ́ni ọba páyàn kí ni kàfàrà rẹ̀ kọlọ̀ sán